الحمد لله <clears throat> ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى لكم كياتي قفوا النبو محمد صلى الله عليه وآله وسلم لأن باتي أشياء لأي يتنكني سوره lórí ìmá ṣètọ́lọ̀ ọba subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà náà sùúrù lórí ìmá jìnà sí ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà náà sùúrù lórí àwọn ètò bá ṣẹlẹ̀ sí yẹn tó jẹ́ àwọn nǹkan tó ṣe pé masáìbù tó ṣẹlẹ̀ sí yẹn àwa ní masáìbù yìí méjì ló tún pín sí gẹ́bí Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ṣe ń ṣàlàyé fún wa lọ wọ́n ní àkọ́kọ́ olè yìí tó ṣe pé èyí tó ṣẹlẹ̀ sí yẹn láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí yẹmọ̀ pẹ̀lẹ̀ yíò kò sí tàwásùtọ̀ ní kakambe gẹ́gẹ́ bí àwọn al'amarad àwọn bí àwọn ààrẹ tó mọ́ múyàn a wọ́n ní ìṣe sùúrù lórí ilé ó jẹ́ sùúrù tó sì pé ó rọrùn dáadáa sùúrù ẹlẹ́ẹ̀kejì ókè nípa sùúrù náà ti ń ka ọ̀rọ̀ àfáàkà tó ń sọ wípé lóòtọ́ wípé a ní ó nífẹ̀ẹ́ obìnrin kan so wípé tí ìbá nífẹ̀ẹ́ yẹn tó bá fi nǹkan kan yẹn èyàn ò ní rí ìkàtẹ́ ni ẹ fi kan yẹn má ìfẹ́ yẹn ni ó ti bòyàn ní ojú so ẹni wọ́n sọ wípé kọ́dà lóòtọ́ in tóbìnrin ṣe fún mi rí mi o àmọ́ pò tí ẹ̀kọ́kọ́ rántí mi pò tí ẹ̀kọ́kọ́ rántí mi pò lè sàbúrò fún mi o èyí kọ́kọ́ múnú mi dùn náà so elédè pọ̀ gan nínú àwọn examples ayé dé pé èyàn tẹ́ eh, alábisọ fún aláàna pé èyàn tẹ́ bá nífẹ̀ẹ́ èyàn kí ń sábà rí àlébù rẹ̀ in most cases èyàn kí ń rí àwọn eh, defect ẹ̀ pàápàá jùlọ àwọn tó bá jẹ́ defect bí ìsànìyà ti tẹ́ ìlúfojúfò èyàn tẹ́ bá nífẹ̀ẹ́ èyàn kí ń dènà dé kódà kẹ́jẹ ma káwọn mi sẹ́kì máa ṣẹlẹ̀ látọ̀bẹ̀ ènìyàn síyàn èyàn kà máa gbójúkò ń bẹ kódà lójú ẹ̀bí pé nífin òṣẹlẹ̀ ni àmẹ́yìn tí yóò bá nífẹ̀ẹ́ tábẹ́rẹ́ bá jábọ́ lọ́wọ́ rẹ̀ pẹ́rẹ́ èyí ni yéè ó ti jú bọ́m̀bó abẹ́rẹ́ ló jábọ́ lọ́wọ́ rẹ̀ ha no mú mọ̀ká tó ń ṣe ha èèyè tí yóò bá ti nífẹ̀ẹ́ yẹn ni so ẹ̀wù kamáyìn àwa ní pé náà ẹlẹ́ẹ̀kejì olè tó ṣe pé mùsíbà tọ́lọ́ fi kànyàn látara Adam bóyá Ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọmọ èèyàn bọ́ láti ọwọ́ ẹnìkan mẹ́sàlẹ̀ àbí dúkìá yẹn kan bàjẹ́ látà ọmọ ìyá kan wọ́n ní sùúrù lè mọ́n lẹ́gán òun ló mọ́n lẹ́gán láti ṣe èyàn tó bá wá lè ṣe sùúrù ẹlẹ́ tó lè ṣe sùúrù bá ipa ah, nǹkan kàn ní látọ̀dọ̀ àwọn èèyàn sí mi ó wá ṣe sùúrù ah ìwọ́n ni irú sùúrù nǹkan onámarin gba ìmáàmà níbi ẹ̀sìn irú sùúrù pàápàá jùlọ tó bá tún rájẹ́ pé lójú ọ̀nà ìsìn ọlọ́wọ̀ bá ní bóyá èyàn ṣe dáwà láwọn ìnira wá fi ń kányàn èyàn wá ṣe sùúrù lórí ibẹ̀ Allahu Akbar wọ́n nígbà wọlé ń kọwu òun lè mọ́ fi ń rí ipò tó ga ibi ta وذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم wọ́n ni tẹgbàwà yóò sùúrù sí tó bá tún wá dápọ̀ mọ́ sùúrù yẹ̀kín kí ni ìdáfi mú yẹ̀kín yíwá yẹ̀kín ni àmàdájú wọ́n ni ayata ka previously yẹn pé waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun yukinun yakin tẹ́wàá tún ní àmàdájú nípa ọlọ́wọ́ bá kò tún wá ní imani tó lágbára ẹ̀rú ó wá máa gun òkè yóò máa gun àwọn ipò ipò ìdùnnú pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá eléṣì ni fọ́dù ọlọ́wọ́ bá ní tọ́lọ̀ mọ́ fún ẹni tó bá ti wù wọ́n ní ìtorí Ọlọ́run padà fẹ́ nìyẹn

ọlọ́ni wà máa yulaqaha illa alladhina sabaru sọ́lọ́ni wà máa yulaqaha irun ta sọ yíò èyàn tí tí ó dá fún ìwọ wá lè bàlò níbàlò pé kò sí wàhálà ẹjá fi tọmọ ìyá gbé bí i pé ìkẹ́kọ̀ọ́ tí ẹ̀ṣẹ́lẹ̀ àti kí ẹmọ sàmójúkò fáwọn èèyàn aláàfù wà sọ́fà kí ẹ sàmójúkò kí ẹwà filẹ̀ and then kìí sí àmójúkò pé ẹ̀ọ́dà mọ́ lọ ọ̀dà ah in tèmi àti ó fojú ara rẹ̀ rí lùí ah, irú sọ́fù wà lè yí wá fò lè yí ẹni ó tún mọ́ ni ẹ áfù kọ́ lè yún ọ̀dà mo ti gbọ́ ẹ̀tílẹ̀ ní ṣe bí àmì àgbò ti gbọ́ àmọ́láyé rí tẹ́mi kú ẹmọ́ jẹ́ rí mọ́

àti ìtànẹ́bì Yusuf tó ti wọnú fíìmù part 1 to 12 ìrọ pọ́nbélé náà pa fún yínbí èyí fíìmù wọ́n kàn ṣúti fíìmù tí wọ́n ní kò sẹ́rẹ̀ ẹ̀yẹ̀ tó sànẹ́bì Yusuf criminal manufa fájírù ọ̀darẹ̀yà àwọn tó máa ń sàwọn Islamic fíìmù fún yín ìmí inú wọn homosexual ni mí gay ni mí kèfèrí ni mí wàláì kìrìyó ni mí èyí tó ṣe Umar fún yín olórin manufa Umar olórin tí ń lu jìtá tí ń lu piano báyìí káàkiri onínú tẹ́lú bí i Umar Umar lè kẹ́nu so ó wá wo áfù tí ànábì Yusuf alisa tó sì ráwọn ẹ̀kọ́ rẹ̀ o ma dún táwọn ẹ̀kọ́ rẹ̀ sí àwọn ẹ̀kọ́ sí báyìí ó pọ̀ tí wọ́n ṣe fún kó dẹ̀ fi pé ìgbà tánàbí Yusuf alisalam tó ti padà adékò lórí wọ́n tún ṣe bẹ́ẹ̀ fún ah Benjamin ah wọ́n ní tó bá jalè ẹgbọ́n rẹ̀ kan náà wà tó náà ti jalè rí <laughs> wájú rẹ̀ sí náà wà do it. ah ẹgbọ́n rẹ̀ náà ma ń jalè à ma ń jalè ẹmú ẹmẹ́jọ lọ wọ́n wò pé nínú ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ tẹ́ ń sọ yẹ bọ́ ẹwọ sọ́fìtà ní padà sí fún ó ní gbogbo ẹ̀ ó ti tán ẹwà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fojú ànábì ẹ̀hìn ìbọn maka dígbọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀ lànà ìgbàdà kú maka alaihi salam ìgbàtà nígbàdà àwọn maka tán ọwà kó ogun ọjọ́ wá ní kíni kí n ṣe fún ibá kíni kí n ṣe fún ibá wọ́n ni wọ́n àbúrò wọ́n mọ̀ yáwa rákùn sàmójúkò fún wa aláwọ́fù ní àní gbogbo yẹ mọ̀lọ mo yá fi antum tọ́lákọ́ àmọ́ ànẹ́gbà márùn mẹ́ta kan ọ̀daràn èèyàn ni wọ́n ànẹ́bì ní kan pàwọn mẹ́ta lójú ẹsẹ̀ ni àwọn mufsiduna fil ardi wọ́n fà wọ́n lẹ̀ lórílẹ̀ kan márùn àwọn kan wà láyé tàbí bí ọ̀nà normal day tàbí tí lọ bóyá kó sí lọ ní kò ẹ kí wà wà yí bá wọn láyé àmọ́ sí ń sẹ̀ méjì gbà tára tó wáyé àwọn mufsiduna fil ard àwọn tó bá mọ́ balẹ̀ jẹ́ wallahi wọ́n mọ́ pa wọn àpá àwọn lè ilá àwọn ọ̀gá àwọn òbí lè jẹ́ àwọn gẹ́gẹ́ náà fún òbí ìbalẹ̀ jẹ́ àwọn náà promote káàkiri wallahi ikú nínú ẹ̀sìn nínú ẹ̀sìn islamu ikú ni <clears throat> wà àwọn ọmọ tó wá aburú mọ̀ fún ọ̀nà lórílẹ̀ but yàtọ̀ sí yẹn wàláhì èyàn máa ń ṣe áfù fáwọn èèyàn àmúmọ̀ sàmójúkò ọlọ́run ní ẹnìkan ò lè nígbà because sùúrù ló gbà káwọn èèyàn saburú fi hàn káwà ní pé ah àwọn náà padà gbígbé táwọn sí ò dá ah àwọn turn back àwọn òsè kí ní mọ́ kó wa ma yulaqaha illa alladhina illa dhu hadbin adhim àfàwọn tó bá ní ìpín tó pọ̀ tó lágbára ai nínú sùúrù àti nínú àwọn sí olóre ai nasibun wafirun wa hiya aljanna wọ́n ní ai ìpín tó pọ̀ gan òun náà sì ni janna <coughs> ai dhu hadbin adhim adhun hadhim ní ibi nǹkan wọ́n ní aljanna wọ́n ní wa yu'inu al'abdu ala hadha sabr iddatu ashiya' wọ́n ní sẹ́rí sọ yẹlẹ́ kejì ta ló lè yí àwọn nǹkan bàbá fẹ́ ka nǹkan bí mélòó kan fún wa tó mọ̀ ń rẹ̀yẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ àwọn ìkíní ni kí wọ́n náà mọ̀ mójútó láti lè ràn lọ́wọ́ lórí sùúrù àkọ́kọ́ wọ́n ní àhádùhá àkọ́kọ́ an Allah subhanahu wa ta'ala ìwọ mùsùlùmí mọ́ ibad ọlọ́ọ̀bá ló dé àwọn iṣẹ́ táwọn yẹn ṣe harokatihim wasakanatihim lílọ bíbọ̀ wọn ni àti dídúó wọn movement up and down wọn ni ọlọ́run ló dá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ wa àwọn famasha Allahu in tọ́nà bá ti fẹ́ kó wà ní ọwà wà má làmíyáṣá làmíyákùn in tí ó bá ti fẹ́ kù ní fẹ́ ní a fi lómi ohun tẹ́ fi tí sọ́rọ̀ imam shafi'i fi ń pé wà má ṣe takana wà in lam aṣa wà má ṣe tó in lam tasha làmíyákùn khalaqta al-ibada ala ma alimta ila akhir al-abiyat wani fala yatahaqqaqu fil alam al-alawi was-sufli dhubratun illa bi idnihi kíní kan ò ní rìn kò ní máa lọ kó máa bọ̀ ní orí ilẹ̀ ayé tàà wáyé àbí sánmà ni tí è bá ń ṣe pẹ̀lú yíyọ̀nda ọlọ́run ọba àbí pẹ̀lú yíyọ̀nda ọlọ́run wa mashi'atihi àti fífí ọlọ́run wal ibadu ààlà tó fi wọ́n jẹ gàbálẹ́ olórí wala tanzur ila fi'li rabbik mọ́ wùsẹ́ wọn jẹ́ kójú rẹ̀ kérélẹ̀ tí ó mọ̀ wùsẹ́ àwọn ẹ̀ tastarihu min alhammi wal ghammi wal huzni ó sinmi nínú wàhálà ọkàn ìdàmú àti ìbànújẹ́ vik ní ẹ̀pẹ́ òkè lóòtọ́ ní sàbúrú fún mi káàkiri rí pé ẹ̀kì ẹdún ti bọ́lọ̀ ló dáṣẹ́ wọn well ó tún wà ní kọ́dá gọ́lọ́ pé yóò sì báyìí báyìí báyìí báyìí a sì pé tó ṣẹlẹ̀ ẹgẹ̀ di bẹ́ẹ̀sì ní fún mi nìyẹn wá wo ọlọ́wọ́ bá tó ń dáwọn ṣẹ́ wá wo wọ́n ju bó ṣe wo àwọn ṣẹ́ táwọn yẹn ṣe lọ fún an yashhada dhunubahu ìwọ náà wo àwọn ẹ̀ṣẹ̀ rẹ ẹ̀ mọ́ bá ń ṣe wá ṣe pọ̀ tó àti <clears throat> ẹ̀ṣẹ̀ pọ̀ ó lé ó agbára wa inna allaha innama sallatahum alayhi bi dhanbihi so ìdí ni pé Ọlọ́run subhanahu wa ta'ala ó fa ní ìjẹ gàbálẹ̀ lórí nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ni kama qala ta'ala yẹ́bọ́lọ̀ sí sọ wípé wa ma asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir kò sí tí ó bá asaba yẹn musiba kàtí ó bá báyẹ̀ lẹ́yìn tí ó bá ń ṣe díìtò tí wọ́n ti ṣe síwájú ọlọ́bá sì máa ń ṣe kí ni orí mọ́ yá fi tọ́pọ̀ wà láìwà ní àwàfà ó ní pé òun sẹ́lọ́un òun wà máa ń rí ìjìyà ìsẹ́lọ́un lára àwọn ìyàwó nínú ilé àti àwọn dáàbà ẹwọ báwo lè àwọn sálàfù ní ẹwọ àwọn ilé rẹ̀ síwájú àwọn máa ń view anything tó bá ṣe ah, ìyàwó mi ó kàn máa bá mi sàṣẹ́ ni ah gbé kìí síbi mí gbé àwọn wà bí rẹ̀ níbi pé mo ti sẹ́lọ́un wọn nígbà ọmọ yìí bàjẹ́ o yóò tẹ́ lọ gbẹ́ sí ẹsùn tó tánpa ah mo ti sẹ́lọ́un ẹ jẹ́ ká jẹ́ ẹni tó wà of the view ipe mo sẹ́lọ́un ni ju wípé mo fẹ́ gbẹ̀san ha no bí o nígbà ó ṣe lẹ́síwà hey hey hey ibi tí ẹ ti máa ń dúó tí ẹ ti máa ń nísọ̀ lábà wàláì níbi ẹ̀sìn ni ilé ìtakọ̀ ẹ̀sìn wàláì nígbà àjọ kú sórí ẹni àhá afẹ́ dìfẹ́ndì ẹ̀sìn ni but ẹ jẹ́ ká jẹ́ tí ó máa ní áfúrù àní pàápàá jùlọ níbi àwọn personal issues ẹ̀rẹ̀ yìí ó adìẹ yìí dà mí lágbòlù èmi náà fọ́ lẹ́yìn lè tọ́ bá fọ́ gbogbo ẹni tó wà ní ayé tán àwọn òdíẹ̀rẹ̀ ìjẹmọ́ mú jẹ́ni tí ó ní pé yóò èmi náà fọ́lẹ́yìn ó dà pọ̀gbọ́n náà kébí ibn Mubarak gani rahimahullah pé inni inni la asìlá ìṣẹ̀lọ́ wọn bá tán wà árọ̀ àzárọ̀hù níwà mọ́ rí àwọn orí pẹ̀ẹ̀sẹ̀ yẹn lára àwọn ará ilé mi ìgbà tí mo kó ilá náà wo ìta tó bó ṣe rí ní ẹ káwọ̀ ọ̀dá view kódà kí ní o mọ́ jẹ́ kíyàn gbélé ayé pẹ̀lú ìsinmi in reality àwọn èèyàn nípadà máa sẹ́yẹn má kò yẹ yàrí àwọn èèyàn nípadà máa sẹ́yẹn má nítorí tẹ́lì bọ́dí bá ti sẹ́yẹn bá ẹ̀ mínà ti sẹ́lọ́ ní jàrí ilé tó sẹ́yẹn ẹ̀ mínà sẹ́lọ́ ní jàrí ilé tó sẹ́yẹn ẹ̀ mínà sẹ́lọ́ ní òun làfáàfù sọ pé ọkàn rí wà fúrì wo ó gbélé ayé pẹ̀lú rọrùn kọ́ ìdà yìí wọ̀lá ìmí ti rí lára tó ṣe pé kí pé wọ́n gbẹ́sì yẹn mọ́tí wọ́n kàjá bàbá tí wọ́n kà nífẹ́ sí ni débi pé ó lẹ́nì kẹjẹ́ mímọ̀ ìmí mẹ́ni yìí wọ́n ìbá yẹjà wà bẹ́mi ṣe mọ̀ wọ́n láti lẹ̀ kí n tí ẹwà specific dáradára grandfather tèmi ni rahimahullah wọ́n ti kú èmi rí wọn ní kúrà èmi mọ́ ń ráwọn kàmí tó ah, bèèrè bá ṣe nǹkan mí fún ẹnu lé pé bí kíyàn mú àdá kíyàn gẹ lórí dànù ní wallahi la yatakallam wai sai uwa kisan la yatakallam la yataharrak sakinan la yataharrak nínú amanakib wa timi mani rahimahullahu ta'ala so dibi pé ó ní ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ njoka ibi sì kéré mo witness kini mo mo tó ṣẹlẹ̀ ah ah mo ko yugu sùúrù wo lele lo je ke se kan kini ka tí ẹ̀yàn bá ní kódà ko e ẹ̀sìn kan ló jẹ́ kí ẹ̀yàn gbọ́yé ẹ̀yàn kàn ní yẹn wàláhì ó gbélé ayé rọrùn èyàn tó ṣẹ̀ wọ́n kí ẹ máa sọtíyàn ò ṣe immediate witness ẹ̀kà ah, kí ní ìbá ẹ̀kọ́ ló ṣe rí gbàtọ́bí tó 2 minutes èyàn tó ṣẹ̀ wọ́n sì padà bá wọn again kódà bí ìkẹ́kẹ́ kò ṣẹlẹ̀ ní wọ́n tún okay ah, ìkan bá bá bí ẹ̀yà eh, okay okay okay okay namshi kò sí ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ní ẹ ìkẹ́kọ̀ọ́ هكذا هكذا يعيش المسلم العاقل ما رت كون با yan wọ́n bá bi sọ̀rọ̀ kan je ke eyan man ṣe sùúrù láyé ayé eyan man eyan man eyan man samuju ko ni àwọn kini eyan man dúró sára yìí àwọn terbiya yìí wọ́n la mo wa ni láti balara wa ọmọ ò gbọ́dọ̀ bá wa fazon golizal qalb ọmọ ò gbọ́dọ̀ ọmọ ò gbọ́dọ̀ gàgbà kó wá mọ̀yàn lẹ́jú tó lé ilé ìyá ìyàkúyà pẹ́ẹ̀kọ́ rí ah my father don't forgive kọ́ yí dánù ah daddy mi ń forgive o kódà mú mìkànà pé wọ́n ti gbẹ̀sán nù ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n ní last 10 years bàbá ti gbẹ̀sán lè nù ó ti study bàbá rẹ̀ pàpẹ́ ah bàbá mú èkí gbàgbé o ó lè sí láàrín mi báyìí ọmọ kẹkàn ìlara ti yínà orí ò ní máa forgive ẹjẹ́ ká sẹ́sì mọ̀nákì ní ìsìnkú ìyẹ̀tẹ́mi sọ́wọ́ pàbáyì wọ́n ti kú láti bí 2014 èyàn sì ẹ̀rẹ́ tí mo lé ní pé ah! ma ń kọ́bà wà lára bàbá ma ń kọ́bà olówà lára tẹ́ tó ẹkí bí abúrúkà náà ṣe jọ bí èsẹ kéré tó ń gbà ẹ̀nà èyàn rẹ̀ tí ah bàbá burúkà ń bẹ́ o mo lè máa dákùnrin dí ah bàbá burúkà ń bẹ́ o ìkà bá bá bá bá bá ní mọ́ sí alimohim o ni pé ẹyẹ káwà of the view wípé a ní ìtẹ́ yìí ṣe fún mi ìṣẹ́ àníbì mọ́ kásàbát àìdíyà èmìnà ti sàbúrú tọ́pọ̀ síwájú tanánsẹ̀ bí ẹ̀ṣẹ́ mi ní fi ní máa rẹ́jú ẹ́ ẹ́ ó wá ṣe kíníkà fún mi ó wá ṣe gbá ó wá ṣàwó ìnígbà àjọ lúra apá ní ẹ́ kí ni gbogbo túnmọ̀ gbélé òun ló mọ́ fa kí ẹ má di àwọn èèyàn sọ́kàn ọkàn rẹ̀ wà wú nígbà tó gbádùn rẹ̀ mímọ́ tóbi tó ó gbẹ́mi sínú ọkàn rẹ̀ mélòó rẹ̀ ó tún gbábù síbẹ̀ ó gbélé síbẹ̀ ó gbélé síbẹ̀ ó gbélé síbẹ̀ ọkọ̀rẹ́ ti wá wú òwà lílọ́má ó wà mọ́ mẹ́ káàkiri báyìí ìwé ń ṣe àwọn tó wà lọ́kọ̀rẹ́ kó ju ogun ọdún pé wo gbogbo o kọkànrẹ́ free kọkànrẹ́ má ọkànrẹ́ wà clean yóò clean kò ní so wọ́n ni fa'idha shahida al'abdu anna jami'a ma yanaluhu min al-makruh fa sababuhu dhunubuhu tẹ́rù bá ń rí pé gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi nínú tí ń fẹ́rẹ̀ yìí wallahi ẹ̀ṣẹ̀ mi ni ó kọ̀ọ́rá kọsẹ̀ lásán ah wallahi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀jù ah ẹ̀ṣẹ̀ ti pọ̀jù fún mi o ẹnìkan rí kákàdé ó kàn ṣe ó kàn ṣe kíníkan ẹ̀ eh, ẹ̀ṣẹ̀ tèmi kí lẹ́ni ó bí sí pẹ̀lú àtàwọ̀bọ̀tọ̀ al-istighfar wọn nínú fi máa ń bíyàn pẹ̀lú àwọn àfáà tó máa ń sọ mímbà rí níbi tẹ́ ti máa ń bújọba ìjẹba rẹ̀ yá kí ni wá dá àwọn ẹ̀ṣẹ̀ wá ń kọ́ ó mádùú business ti ṣẹlẹ̀ business wọn ṣẹlẹ̀ bí tí ọmọ fi rọ́ tajà ó mádùú ọtí ó mádùú ọtí

kí ni ní dìtò àwọn àfá àgbákò àtàwọn akóbá ní abàlì kí a máa tayé jẹ́ so tẹ́gbẹ́ ń rí lọ bílù ṣe bílù wá ṣe ń lọ yìí oníkálùkù wá ń fi pé ah wàláhì ẹ̀ṣẹ̀ wa ni o àwọn ẹ̀ṣẹ̀ wa ni o àwọn yóò máa sá padà lọ síbi táwọ̀bá ti wà ní istighfar àmọ́ ni ọ́ ìwọ̀n pé criminal. ni wọ́n tí ẹ̀ ẹ̀hẹ́ ọ̀rẹ́ rẹ ló ń jẹ lọ́wọ́ ẹwà mọ̀ ráwà ẹ̀rùn lóbi tó kódà mọ́ wà surprise o ó rẹ lóbi tó lè pẹ̀rẹ̀ láfà súnnà mọ́gbàtẹ̀jẹ́ o láfà sọ fún ẹnu lásọ́kọ́nà fi ṣe súnnà súnnà in tó into practice ni ó ráfà mi náà onímọ̀ kọsórí status àwọn ìjọba ẹnìkan ah wọ́n ti fi àjẹ́wá ah bàbá Tinubu ti ṣe kíníkan o ah gọ́ọ̀nà kìíní kan ti kó gbọ́ owó olúwa jẹ́ ó ẹlẹ́kùn ẹwà dúdú pọ́jẹ́tì tó ń lọ lùgbòrò ànámú tuntun kọjá láàrín bí kan pé ah wọ́n tún ṣe títì débì tún ni èmi tún sàdúrà fáwọn ọjọ́ ah ẹlùmí orí tó sọ ní pé kéde ebi ń pawá títì lọ wá kàn àná tí mo ṣe títì àwọn ọjọ́ báyìí kò ní dá fún yóò ẹ̀ ṣe títì àwọn yẹn wá lásídẹ́ǹtì wọ́n tún ṣe lé ní ẹni ebi náà ní pàmọ́nàmọ́nà kú tẹ́lẹ̀ náà ebi mọ́tàwù yẹ́ kan ṣe kádàrádá báyìí but in tó ṣẹlẹ̀ náà ni pé sábàbù wo ni àwọn tí wọ́n táwọn èèyàn ń pè ní aṣíwájú ẹ̀sìn tó yẹ kán fọ́nà màwọn èèyàn no mami ìyẹn ah, mami ẹ̀ ṣe business tí ẹ̀yin business ni ẹ fi business ọjà tó ti bàjẹ́ ẹ rí package ẹ̀ kọ́ ní kódà ànẹ́lò ní bàárà ní sẹ̀sẹ̀ gbé wá ànẹ́lò ní bàárà ọ̀rọ̀ tàbí jẹ́ ọ̀yà tó ti lo bí ọdún mẹ́fà ló gbá oníbàárà ní sẹ̀sẹ̀ gbé lánàá tuntun ó sẹ̀ já lẹ́yìn píkọ ìrọ̀ bẹ̀bẹ̀ lọ sí bẹ́ẹ̀ ti fi ń tajà lọ wá sí tí ọkọ̀ mọ́ sí fún wọn lọ ṣe wá sí kẹ́ mọ́ gbowó lápò mọ́ owó ogó kúrú ẹ̀ gúrú mi owó kọmúlé láńtà ẹ má gbà má owó àgbákò owó ná owó òfò má gbà síìpù mọ́ Ma gba microfinance nínú tí ń fìyà jẹ wá nù àá tí bẹ́ káwà sí sí ẹ̀ pẹ̀lú ara wa ní so ẹgbẹ́ wọn rí wípé ókè àsáwọn àsọ́dà rẹ̀ ní mí subhanallah in tí ń kó bá wa ní jẹ́ ń padà sọ́dọ̀ ọlọ́gbà náà oníkálùkù wà mọ́ rí individually a wà padà sọ́dọ̀ ba lẹ́ẹ̀kan náà wí ààbẹ̀ sí ni changes insha bàbá ní pé ẹni wà bízi pẹ̀lú ìmáṣẹ́ kí ni o ìmáṣẹ́ taubá so adùn bí inṣáàlá àmì Allah subhanahu wa ta'ala kó wà fákọ ẹni kọkọwà akọ̀ tí ni nọ́tọ̀ ẹlẹ́kejì náà lọ́la inṣáàlá adẹ̀má ọ̀rọ̀ wa ń bẹ̀ ká tó bọ́ sí nọ́tọ̀ ẹlẹ́kẹta hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته